three generations la nabi dako humu sahaba wa tabi'un wa atba'u tabi'in anabi ni khayrun nas ni the best generations ni edakun láwùjọ wa kini nse wa na e gbogbo ṣe clear to ti oni dike tun ma katira fún keni kan wá jáde kó wá ya ẹnu àti sọ ti pé ani kin ṣe everybody ló yẹ kó má yanu kó wá má sọ ni o mo te fi won o olohun mo te fi won o e wa ni àwọn sahabi lọ́lá jù bàbá yín lọ sahabi kan kò sí sàábé kan tó lọ́lá jù bàbá tó ń lọ olóhun mọ́tẹ́ fi wọn o kò sí sàábé kan tó lọ́lá jù bàbá tó ń lọ hadha abu rajul ka'annahu majnun bẹ́ẹ̀kà tó ń sọ̀rọ̀ ẹ̀ bóyá kìíní kan tasílà káyẹ̀ rẹ̀ ni àwọn mọ́tẹ́ fi wọn ẹ sàábé kan lọ tí ń lejú tí ń pariwo tó ń fara ya nífà bàbá tó ìtumẹ̀ ni wípé sàábẹ̀ yẹn kọ ìtumẹ̀ ní pé bàbá rẹ̀ ìmọ̀kọ́ yẹ́ kí bí bàbá rẹ̀ àtàwọn sọ̀hábà dédé ni wọ́n níbi afdoliya àbí kó yẹ́ kí bàbá rẹ̀ tún lọ́lá ju àwọn sàábẹ̀ lọ bọ̀ tí ní pé sàábẹ̀ kan tó sàábẹ̀ ò lè ẹ́fà lọ́lá ju bàbá tiẹ̀ lọ alisa catholic in tó sọ ní àbí nǹkan méjì ló wá kú bá wọn ìmọ̀kọ́ jẹ́ kan jọ jẹ́gbẹ́ àbí kó jẹ́ pé kíni bàbá rẹ̀ gẹ́ tún lọ́lá ju àwọn sàábẹ̀ lọ ṣẹ́rí ìbéèrè kan kódà ẹ̀ níbà náà kọ́ sọ̀rọ̀ ọmọ rárá ẹ̀mọ́ bèèrè kẹta bèèrè lọ rẹ̀ ni gbà àwọn ọmọ Felix ni ẹkẹ̀ nítọ̀ bàbá rẹ̀ tó wá ń sọ yìí tó ṣe pé bàbá rẹ̀ alfahama al'alama alìkíníkà ẹbá kó àwọn táìtù yẹn sí ẹbá bèèrè lọ afẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ bàbá rẹ̀ yìí ǹjẹ́ gbẹ́lòwà àti bàbá dáma bàbá rẹ̀ ṣe bàbá dáma because ìbádà ibẹ̀yẹ ganganan kọ́ wọn wọn ò kọ́ ní ìbádà Allah subhanahu wa ta'ala ìbádà ayẹyẹ bọ́ọ̀sẹ̀ wà kò bá takọ̀ọ́lọ́ kò bá takọ̀ ànẹ́bì rẹ̀ sallallahu alaihi wasallam sọ pé ó dá a ní bàbá rẹ̀ tó ń sọ yìí iṣẹ́ sọ lọ́lá jù bàbá dámọ̀ lọ àbí bàbá dámọ̀ lọ́lá jù lọ bàbá dámọ̀ tó ti jìnà jù èyí Felix ti ń sọ̀rọ̀ yìí ti ń wò bí kíní Felix yìí ṣé bàbá rẹ̀ lọ́lá jù Felix yìí lọ àwọn yóò sáré dìde mẹ́ bàbá rẹ̀ lọ́lájú kí ní lọ àmọ́ ẹwọ̀rùn wọ́n ti yọ àwọn sọ̀hábà wọ́n ti yọ láti ọ wá ní ìbúsàbẹ́ o a nífẹ̀ẹ́ wọn agbàgbà láti bẹ fún wọn àmọ́ bàbá tèmi ìmọ̀ tí wọ́n fi ń wọ́n sàábí ò lọ́lá ju bàbá tèmi lọ alá anábì sọ anábì ló fẹ́nu ara ẹ̀ sọ́sọ́lá anábì ní khayrun nas alóhun anábì ní fasọ́lá alìwẹ̀sọ́lá khayrun nas khayrun nas ọgbọ́n tàbí ní khayrun ní síbẹ̀lẹ́kẹ́wọ́ ṣe bí tafdili ni khayrun nas àwọn èèyàn àwọn yóò ní khayriya àwọn ní afdali but khayruhum àwọn sọ̀hábà ní náà ok ma wo kí ni bàbá rẹ̀ tí a ń sàábí ọlọ́lá jùlọ kí ni bàbá rẹ̀ fi gbọ́lá yẹn ọláwo yóò lọ́lá ìsìlámù náà ní o ẹ ma wo yóò lọ́lá ìsìlámù ní o àbọ́lá jẹ́ yóò bá ní kò sí ọlá ìná ìsìlámù náà ni ó ti mú o bóò ní ìsìlámù ṣe dọ́dọ̀ wa wallahi zandako na fi ń kọmọ láwọn ní kílẹ̀ pè nílé kí òyìnà zandako kúfúrú àtàwọn ọ̀rọ̀ kò gbá kò gbé kí ẹmọ sọmọ ọ̀rọ̀ tó sọ yẹ ó tako gbogbo àyàtì ní gbogbo ọ̀rọ̀ níbi tẹ́yẹ ló tako sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹ kó sínú in tó kó sínú ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ Islam àwọn tó ṣe pé àwọn gangan ni ìsinájú sallallahu alaihi wasallam àwọn lọ́wọ́ ń gbé bàbá rẹ̀ kan níbi kan tàti ẹ̀mọ́ rí àwọn àwọn ní àbúbákì àti umar ibrahim kò sí ètò kan òye tí ó bá jẹ́ náà sàábí ànábí kò sí like on ah tí ń sọ bẹ́ẹ̀ fídíò ẹwà ń bí mú fẹ́ play rẹ̀ ní gbogbo anáà ti rí kò ní tí bí sí ń ṣe gan ó ń káràkátà bàbá tó ẹ ọkùnrin náà kò jọwá lójú ó ti fìgbà kan fẹ́ gbé bàbá dámọ̀ lórí àwọn ànábí ọlọ́wọ̀ mi ò bímọ ó sọ ah a ní tán kọ́ wọn bẹ̀ yẹn sẹ́ ìbádà àyẹyẹ náà kọ́ wọn wọn wọn ò dẹ̀ kọ́ wọ́n kéhùn torí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala samarọ́tì aláìsẹ̀ ń rí ẹwà fagbó kan tó náà jáde bí gáàbí amúgbó kan báyìí bàbá yẹn bàbá àta ẹ̀ pàwọn màtá ma wà bàbá àta lílé jẹ́ ẹ̀yà kí ló ń ṣe ẹ̀dàkọ̀ ẹgbẹ̀rẹ̀ ṣe ó ń wa ó ń sọ ìpẹ́ tàbá múra bí pé ìjà yánu kí ni ìjà Eh? Felix ti tú ogun wọlẹ̀ sáwọn sàábí ànàbí ó já wọn bí àwọn ajá dìgbòlúgí tàti dèmọ́nù kéjì fáìmọ́yọ ọdún tẹ́bí ń pa wọ́n ó kàn já wọn sáwọn sàábí ànàbí ní sallallahu alaihi wasallam àwọn bá jáde bàbá tèmi sàábí wo ìyìn ah, ìbú sàábí o ìbú sàábí wà lọ́wọ́ àmì bàbá tèmi ẹ wo kí èèyàn tó pèrà rẹ̀ mùsùlùmí kó tó lè ọ́ta ọ̀rọ̀ rẹ̀ jáde wallahi kò sí inú wọn sẹ́yìn tó lè ní bàbá òun lọ́lá jù bàbá dámọ̀ lọ kò sí tó lè sọ bẹ́ẹ̀ ní wọ́n sẹ́ ah ẹ̀yìn gbọ́ta ma ń sọ ni ha bàbá tó ṣe pé kódà táwọn bàbá yẹn bá sọ̀rọ̀ tí ò dá tẹ́ bá kó sí wọn lẹ́nu bàbá ọ̀rọ̀ tí bàbá ìṣọ́ta pẹ̀sì ha bàbá ilẹ̀ ń bú bàbá ha bàbá tó pàdánà gbẹ́sìn wọlé ha tó gbẹ́sìn wọlé Yorùbá àwọn tó wá gbé ẹ̀sìn Islam káàkiri ayé ń kọ́ ha ha bàbá yẹn oníkálùkù gbàgbà bàbá yẹn lọ́lá ju gbogbo àwọn bàbá àwọn lọ́wọ́ torí àwọn bàbá yẹn ṣe ń ti bí ń tẹ́ fi ń wọlá àwọn bàbá yẹn ṣe ń tẹ́yìn ò ṣe àbí tí ó sọ ní àbí ah, àmà bá yẹn dúó nígbàtí nǹkan lé láti gbẹ́sìn islamu wọ́n lẹ Yorùbá àwọn sọ̀hábà ọ̀wọ́ kàǹpà àwọn sọ̀hábà bá ṣe dúó ẹ̀sìn nílé kéwú lẹ́wà ilé kéwú tẹ́ ma fọ́dù sọ̀hábà wallahi adna as-sahabati suhba khayrun min alafikum bal malayinikum ẹni tí fi ń kéré jù sọ̀hábà nú àwọn sàhábì annabi tí fi ń kéré jù ọlọ́lá ju mílíọ̀n sí tàbí tán kó yí sínú agolo Allahu Akbar Allahu Akbar ẹgbò táwọn yẹn sọ jáde nílùú gẹ́bà yìí sọ ẹtùn gbọ́mìlì ní mẹ́ a ní ti tún níkà àwọn dẹ̀dẹ̀ sọ pé à àwọn tẹ ìkẹnu wọn sọ pé kí ni èyí tàti àwọ̀ ya àjọ bá kalẹ̀ ọ̀rọ̀ àwọn sàábílẹ̀ àjọ bá kalẹ̀ ibi tó bá já sí ni o but kí ní kan wà tí mo lè gbà kẹ wá padà rí pé eventually Felix lọ rọ́ǹgì láyé àwọn Felix ò lè gbà sàábí ò yà rọ́ǹgì ni ah ìkẹ́níkíní ah ṣẹ̀báǹkà ṣẹ̀bínú ìwé ló wà ṣẹ̀báǹkà nù tẹ́rà ní ṣẹ̀bí bàbá dámà náà ni lẹ́tọ̀ bàbá dámà ní kẹ mú next iṣẹ́ afẹ́ sọ àwọn agbúrú bàbá dámà afẹ́ sọ ẹwà mọ̀ wà wọn mọ̀kàzí yóò nígbà táwọn àtàwọn àdàbí bá jọ ní iṣu táwọn àdàbí ẹ̀ pé gbọ́n sì jọ lásìrí ara wọn lọ́wọ́ ẹgbìn bàbá dámà tó sọ báyìí jọ kan hey himbu bàbá dámà ẹ̀sẹ̀ bọ́n náà ń ka history ni ìtẹ̀ ní ń ka in tó ṣẹlẹ̀ ní ń ka bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà kàtí bàbá kàmálì pé bàbá kàmálì ṣe báyìí bàbá kàmálì ṣe báyìí ṣúf ẹ̀dẹ̀ ma bára ẹjà kí ìwọ wá lọ Muhammad sallallahu alaihi wasallam ọwá ń pè Abu Musa ń dẹ́ndẹ̀wò rẹ̀ níwọ̀kùnrin dẹ̀ndẹ̀wò rẹ̀ yìí ó lè ránu ọlọ́ọ̀bá wallahi tó bá túbà wà táwọn yẹn rẹ̀ kò sáànù ọlọ́run tó fẹ́ rí yíwọ bó ṣe dúnwájú ọlọ́ọ̀bá àwọn sọ̀hábà tọ́lọ ni radiyallahu anhum bọ́sùwá ni ọlọ́run àdẹ́ndẹ̀wò ẹlẹ́lẹ́ yìí yíò bó ṣe sọ wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala pé dẹ́ndẹ̀wù rẹ ni bó ṣe dún wájú ọlọ́ọ̀bá pé mo pè sàábí ànábì mo pè ń dẹ́ndẹ̀wù rẹ ìyìn mọ́ bó ṣe fẹ́ ṣe wájú ọlọ́ọ̀pọ̀ wallahi tí ma